فالزاجرة فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما رب المشاعر الكذب إلا من خفف فخفف فعقباه شهاب يعملون بالمعارف فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا وقالوا يا ويلنا هذا يوم المجرمون الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم لهم إنا كنا غاوين فإنهم فإنه يومئذ بالعظم مختلفون إن كذلك لهما في المجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله يتذكرون ويقولون إننا لتاركه وآياتنا لجاهلهم مجنون لجاهلهم وتعتب المرسلين إنكم لنائكنا ذا بلادين وَمَا تجدون إلا مَا كنتم تعملون إلا عباد الله المغلبين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سور متقابلين

تقديرهم كأنهم بيت مكنون وأجمل بعضهم على بعض من الزمان الدنيا تربي لكنت من المغربين Ọlọ́wọ́lá máa bá ń wọ ìsìn ní ọ̀pọ̀ táa tó ń kọ̀ sí múrù ẹ̀yà sàmà ọgbọ́n ọmọ. Àdáńdá àǹbá orí wọ́n bí ìwọ̀n ni yẹ́ kí ìrìn àṣẹ́bí كل جاهل ونوره سجد لقلبي دجال وإمرأتي أدير بالمسجد يا رب مسيني ti rí olóbi ọba ní sàúnsọ́ ọ̀yá ọ̀bí máa ti ìlà bèèrè ṣàwà Àwọn ará ọmọ ويا رب ما إلينا إسير ونجده وإمام الأمر ومن الأمر ونجده وإمام وسمع ومن طيبا وسمعا ومبلدا kọ́ ìtùn wa rápápá ìlúwà mọ̀sájú pé ìwà àpọ̀lọ̀ àdáyà ilé ìta oníṣẹ́nu. Allah! Àgbáyé ní jẹ́ bẹ́ẹ̀ bá ń kọ́ ọ̀rọ̀ àkàrẹ́ lọ́mọ àdùn tẹ́lá tó wá gbọ́ ìmọ̀ rẹ̀ lápapọ̀ Mọ̀jídá fún ní mọ̀jídá fi àrọ̀sọ́lù tọ́lọ̀lọ́ àkókòrà. Náà ni pé gbọ́ọ̀rọ̀ wọlé lè náà àwọn ìjẹ̀mú kọjọ́ ti fẹ́ ní láti ìsànrẹ́ ìsànrẹ́ ìsànrẹ́ kana àjàbá. Àwọn ìjẹ̀lú lọ́sí dárí. Wọ́n máa àlẹ̀kùn ní àwọn orin àwọn òkúrùn wọ́n rí pé ó dùn tàbótù ó ń dùn nínú tuntun tó ń kà Àjọ́rìta púpọ̀ lọ́mọ́lá àgbẹ̀ta lọ́rẹ̀. Inú ara ta gẹ́gọ́wọ̀n ti mú àjò ní pé kòkò wá há, kápọ̀ wọn bẹ lára alágbàrí wa tó káàkì jíde ìgbà sí àmà. Ẹ̀ẹ̀ta na bí kò wọ́n. Ìṣọ́rọ̀ tó sọ báyìí, bá àǹtẹ́ ti ní ààrẹ àdẹ́jẹ́ wá ń 82 àwọn tẹ́ ti ní wá ní kéèkì ni lórí wọ́n kí ara wọn fún olóòrùn tọ́sí. Kí ọlọ́wọ́ bá sọ mẹ́ mọ̀lúmọ́nù súrà náà ní àkúrí ẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ tó kí tó kí ní mẹ́gbẹ̀ ìgbẹ̀ni múra tó sọ bá dì mínà tó wá ìrìnà sí yá ti mọ́tàlù sọ wá alẹ́bí tóòná bí o tó lè ní alẹ́bí tàní bí o tó lè ní قواعد الإيمانية من بيت عن القواعد الإيمانية قواعد الإسلام من بيت قواعد الإيمان من بيت قواعد الإنسان هو بيت bá ti ti mọ̀hámẹ́lá pẹ̀lú ara ó tó wá kò lára tẹ́ ó tẹ́lú bọ̀rọ̀ àwọn àjẹ̀nú nígbà tó ti sọ nípa sáyẹ̀n tó bí sókí ó wá sọ nípa àwọn ẹranko ó wá pìtàwọn ìjẹ́bí lálálálá ó sọ nípa àmọ́ ọlọ́run lọ́kàn wàlèwà máyì ń sọ nípa báwọn jíṣẹ́ ọlọ́run tó ń sọ́kànlẹ̀ báwọn nẹ́bì wàlèbá tó wáyé gẹ̀ẹ́sẹ́ ó sọ nípa ìgbé ìdí àkìyàmà àti bọ́lọ́wọ́ ti tẹ̀sán sáàtò ha kàtà ìta ìrìnkò wáyé màtí ya bàbá fẹ́ tó wà fún àwọn tó wà irú tí wọ́n tẹ̀lẹ̀ fún àwọn akọ́kàlẹ̀ ìbájú sọ́ọ̀tù sọ̀fà tẹ̀lẹ̀ wọ́n mẹ́ sọ̀rọ̀ náà ní ìsìn fẹ́ẹ̀tọ̀ fún bá sọ̀rọ̀ èwó nǹkan bí ẹ̀sùn bí ẹ̀sùn ìjẹ̀mọ̀tẹ́ bá rí bẹ̀ àwọn tó lè dùn nǹkan bí ìjẹ̀mọ̀ bí ìjẹ̀mọ̀ ní bẹ̀rẹ̀ kù nǹkan ẹ̀sùn tẹ́ bá rí bẹ̀ ó tó sì ní eré tó lè dùn lọ àmọ́tọ̀ bí i ìdúkọ̀ kan níjọ ìdúkọ̀ kan ẹ̀ẹ̀mọ̀ rí ìjẹ̀ lára bí wọ́n ti máa ń ṣe tabakúdá bó ti jẹ́ pé òògùn kan náà ni ìjẹ̀bú yàtọ̀ fún ọ̀ṣun ọ̀ṣun yàtọ̀ fún ẹ́ ọ̀yọ́ yàtọ̀ fún kogi state kogi yàtọ̀ fún kwara wọ́n ti kẹ̀kẹ́ kan ara wọn wọ́n ti máa ti máa ọmọ yàtọ̀ mọ́bí máa jà ọmọ ẹ̀yà ẹni tí ó jà káàkẹ̀ tó tó tí ó pàtí tó ń bẹ̀rẹ̀ náà ẹjọ́ ìgbà tí ó àti ìgbà bàbá jẹ́ mi ṣùgbọ́n ní wá ní Yorùbá ẹ̀kọ́ fún ilẹ̀ Ìgbò ọ̀nà owó wa àwọn owó lẹ Yorùbá a máa lè díjú wọn wá a máa rẹ̀ sí pé ọmọ pìtà mi ọmọ Bẹ́ẹ̀ ni ẹ̀sìn lọ́pàá àtọmọlúwàbí, ilẹ̀ Arúgbà àtọ̀múṣẹ́ ìlú àtìlẹ̀ Yorùbá. Ṣùgbónù fẹ́ máa rí pẹ̀lú Màkíyà, ògbòsú àtọmọ́ mọ́ta, lọ́mọ àtọmọ́sùgbónù fẹ́ máa rí pẹ̀lú Màdàmíyà, alẹ́ àtọmọ́ ìjọba ní agídí ni wàhálà rẹ̀ yóò máa lára gbogbo súra nàìjíríà nígbàtà ti dé màkínà kí wọ́n fi pàdé ànábì àlàbáwọ́ tún bá rìlà sòrórùn kámìlà ẹ̀gbígun kámìlà yóò fi pàdé ìjọ sí ẹ̀ẹ́mà fóòmù rẹ̀ lára nàìjíríà lóòtọ́ ogun tẹ̀lẹ̀ ní màkínà tàbí ìjagun àmọ́ bí ìbá ọgbọ́ ọ̀hún náà ò ní ìdè mọ̀dínà fún ara mọ̀dínà ìdè ìsànlógún ó ti wá ìdímọ̀ tó jẹ́ pé ìṣe tí ń bẹ lára owó átúrà màkíyà náà lẹ́ẹ̀ka lára sọ̀fà alẹ́bí sáájú mú ìlà tẹ́síbi ti dára níbi ìlímọ̀ wọ́n wọ́n ṣe ìmọ́lọ́ lọ́fẹ́ wọ́n wọ́n ṣe ní gbogbo ayà bọ́tà súra bọ́tà wọ́n wọ́n ṣe ìmọ́lọ́ lọ́fẹ́ ni torí kèfèrí nípa lára wọn wọn fẹ́ ta tẹ́lá wọn kú ayà màdínà wọ́n wọ́n ṣe dáwọ́là ni ìtẹ́ǹká lọ wọ́n fi ìjọba ríyẹ̀ wọ́n wé ìjọba gbogbo fún wọ́n sì ìjọba wọ́n wá ọba jù pláfọ́ọ̀mù ìjọba islam madina ní ìwáyé náà ọlẹ́gbẹ̀rẹ̀ láti ráyà àtàtàwà ní makíyà ní kóòlà bẹ́ẹ̀ bá kúrò ọ̀rọ̀ ẹgbọ́ òòta tàbá ní makíyà ní ẹ̀yìn ẹ̀sọ́ bí láàrín Wọ́n á tẹ́bọ́ àtẹ́bọ́ ágbà, ìtẹ́ ilé máa kó mẹ́sílẹ̀ ní àlèfáàsù munafiki ẹ̀ẹ́kùrò nàfíì ẹ̀ẹ́kùrò ìmáni ẹ̀ẹ́kùrò munafiki àwọn tí ọmọ ìjọ ó ṣe ẹ̀ẹ́jẹ tí jẹ sọ́hun wọ́n dàmú kò sí munafiki ní mẹ́ka ara kèrè ìfọ́bẹ́lẹ́ mẹ́ka sọ́bọ́lọ́ tó ìgbójú ọjọ́ ọ̀gá wọn mọ́mí ní tààrà ẹgbẹ́ ní Màdínà ní tó lè jọ ìṣẹ́ Màdínà ni manamiki ń jẹ ní ìṣẹ́ jẹ́ lọ́pọ̀ olóògbé wọn ti ní sáà ní Abdullahi ibn Ubayy mú àjọ bọ́bá bórí ọmọ màdínà ni màdínà ni tó lórí ọmọ ẹjẹ lórí àwọn haúsà ti àtàrájì tẹ́ àwárí lérí ìjẹmọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ mọ̀ náà àwọn ìfẹ́lẹ́ gbúrò ní púpọ̀ kan òun ni ọ̀rọ̀ fẹ́ àjọsẹ̀ bí àjọsára níbo lẹ́ti gbúrò ẹ̀ màdínà ààrẹ lọ́wọ́ àjọmọ̀ ìyá kan náà níbo lẹ́ti gbúrò ẹ̀ màdínà ààbùrẹ̀ lẹ́sẹ̀ àpà ẹ̀lẹ́mọ́lé ààlẹ́lẹ́lókò ààbọ̀ lérí ààlẹ́lókò pàdún lẹ́gbọ́ àgbàgbà ìtàkàwò inú múnú kẹfíì tafsiri sọ́pọ̀ onírúurú tafsiri ẹlọ́bá jàlálẹ́ ní onírúurú múnú kẹfíì gbogbo àwọn tafsiri pọ̀ lórí pé ìjẹ́ bàbá mọ́ta ìgbẹ̀gbẹ̀lẹ́ bàbá mọ́ta ètò ètò ètò lẹ́bàá ní Madina ilẹ̀ pé ọ̀gá tó kù ní ẹ̀jẹ́ ẹ̀ka tó lò ọ̀tà ìdínmà ní ìrìnàbí mọ̀ láti kí sáà ní náà ìtàkà ti súra tó tẹ̀rí mọ́tò bí àdídí àdíṣmẹ̀lẹ̀ ìkàdí àbọ̀rọ̀ ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ ó kọ́kẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ màláìkà ní ọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ màláìkà rẹ̀ àmàláìkà ti ń tẹ̀lá tẹ́lọ́ tó lé pé láyà fún lọ́wọ́ àmúrà àmúrà ọ̀rọ̀ ọ̀rọ̀ يعملون وملائكة أطلافا طوائفها في الصلاة àwọn ìrọ́bẹ̀ ní tútọ́ bá ti ẹ̀ ní pé kíláàsì tí ó jẹ orísìsì máa ní wọ́n gbé wá fún àṣọ̀fà ní pé a tù sí ìdúó déédéé látara sọ́fà yẹ̀sífù ìsọ́fà yẹ̀sífù tàbá ní sọ́fà yẹ̀sífù ọ̀tọ̀ yìí ìròyìn sọ́fà yẹ̀sífù ìròyìn àmọ́ sọ́fà yẹ̀sífù sùkúùfà ọ̀tọ̀ ni wọ̀sọ́fà yẹ̀sífù ọ̀tọ̀ ni sọ́fà yẹ̀sífù tàbá ní sọ́fà yẹ̀sífù aláwọ́ ó ṣe déédé yóò ṣe déédé wọ́n tò wọ́n tò níjọba lọ́gbà wọ́n kẹ̀kẹ́ fún ara ọ̀dọ̀ ìkára wọn iná ni àwọn olóòlò máa fi ń bá wí tó fi bá àwọn ẹ̀ka wí nítorí káwọn náà lè kọ bí wọn àwọn ẹ̀ka tó wá rẹ̀ sí lọ wọ́n tò ní والصفات صفا أو مجنياتها في اعتقاد أمر الله Àbíká sọ wípé pé wá fẹ́ máa kò lọ bí ẹyẹ, ìyẹ́ ẹwà máa kára máa ti máa fi dé jà ẹ̀yẹ̀ ẹ̀wọ̀ ẹyẹ àdàbà tí wọ́n bá tò jáde ní sáfú bí wọ́n jíjọ ma lọ lédé níwà sọ fàájì sáfá ẹ̀yẹwẹ̀yẹ lèkélèkè ní a máa lọ ìkẹ́nà ni wọ́n ma gbọ́ ọbẹ̀rẹ̀ pé ni wọ́n sọ ọ̀fà nílò ọ̀fà. Ìgbàtẹ́ra gbóntò níwájú ọlọ́run léèrè owó dé náà. Wọ́n ni ọgbọ́n níwájú ọdún kàbí. Àwọn ẹyẹ kọ́ra àwọn ẹyẹ tẹ́ tí wọ́n dídí èèyàn gbá fún yí. Ẹ̀rẹ̀ kékeré sábátò, wọ́n lè jẹ mẹ́wàá, wọ́n lè jẹ àjọ́ta, wọ́n lè jọ gọ́ta, wọ́n lè jù mẹ́lọ. Kí

àwọn bàtà ti gbọ́n àti fẹ́ ìgbà orílẹ̀ ìgbà ìgbẹ́lẹ̀ tó gbọ́n ló pa ọ̀dọ́ láyé bá wọ́n sọ́rọ̀ àti sáàmà sáàmà àbájú mọ̀kàtìrí àwọn àgbọ́ntà sí ìkùnkẹ́ mọ̀láíkà ni àwọn tàà sí ìgbà nínú mọ̀láíkà kọ ẹyẹ ohun àwọn ẹyẹ tí ó ti rí mẹ́ẹ̀ المدائن تشك قلوب سماء في درجتي هذا الله راوي من جلالين الملائكة موت لله زابون أو أجنحتها في أواني ألقى في عمي ومدد في عوان دوري أفتح الزمن كان كثير ما تؤمر به Ìrètí kí lọ́dé tó mọ̀ fẹ́ pa fún ọgbẹ́ lọ ní àdúgbò gbókè àbílọ́ọ̀lẹ̀. Ọ̀nà mẹ́rin náà lọ́wọ́jú padà lẹ́yìn lóòkè lọ́ọ̀lẹ̀ náà ní sí àwọn aláìkà wọ́n ti rẹ́dì kalẹ̀ bí ìgbà tí wọ́n ti tẹ́ẹ̀tì wọ́n ti ń gọ̀n kalẹ̀ ẹ̀bá dé báràkì kí lè di kí wọ́n tó pé fáyà ó lè lò àwọn aláìkà kí ń lè di ọlọ́run wọ́n sì ti wà ní sáfúsáfú àwọn tí ń bẹ́rù kú lẹ sáfúnú àwọn tí wọ́n sì jẹ́ sáàpù ni wọ́n àwọn tí mẹ́ta حيث ساء الله فالساجرات سجرا الملائكة تسجر السحابة أو تسلكه أواتي اللمبة nínú ti sọ́bú ní òun ní tààní oṣù ìlàkí lẹ́tìlẹ̀ islamiyya wọ́n ni ìtàdà sọ́sù gẹ̀rí mọ̀ ní hadith anúfẹ́lẹ̀ malarikatul abúráà àṣọ́fà ti kàwàrí mọ̀háfí sọ̀láàtì àwọn ènìyàn sàhárà tó tí kọ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ láyé nípasẹ̀ ẹlọ́dàrú ẹlọ́túnṣe ẹlọ́túnṣe àbí nínú àkádàrà ọlọ́run nílé lọ́rìnà àbúsì ẹlọ́bẹ̀ lọ́rí padà wọ́n lè jẹ́ àjọ ọlọ́run tí sọ ọkùnrin kò lè kó sí ẹ̀lẹ́ Fàtàríyàtì, àìkùnrà ìzájìrá ìzájìrá àzàjìrí náà ní sàmáàdì. يذوقونه حيث شاء الله الفاجرين للسحاب àwọn aláìsà tó lọ sí ilé ìgbẹ́ máa pàṣẹ kójò ẹ̀ṣà ìgbìmọ̀ àwọn aláìsà tí wọ́n pariwo torí àwọn kan bẹ̀rọ̀ dáwọn àwọn náà tí ó tún máa ṣiṣẹ́ ọmọ ti tètò parí ló ti yan àwọn mínísítà kọ̀ọ̀kan sí díẹ̀ ní káìlú lábẹ́gbẹ́ ń bẹ ní òjò àmá mínísítà àgbà ni ó kà àwọn tó mọ́ fún wọn ránṣẹ́ òjò ọ̀rọ̀ ságéje òjò wọn ó ní ọ̀rọ̀ síbẹ̀ òjò wọn kọ́rọ̀ ní wákàtí mẹ́ta péré tí ó sì ní àbí ìsáàkì àtàhà ìlà kẹ́lẹ̀kẹ́lẹ̀ pẹ̀lú èdè tí wọ́n láyé tàbá máa sọ lọ́wọ́ nítawà tó ní ìlàsọ̀ ìwọ̀n ìfíjọ ìtúgẹ́rẹ́ lọ ọ̀rọ̀ sọ́kẹ̀kẹ́ báyìí ní pé báyìí ní òdìwọ̀n báyìí Ìjábìmọ̀ tó bá jábìmọ̀ rẹ̀ yóò fi fọ́, yóò fi yọ, yóò fi máa kán, yóò fi máa rọ̀, yóò fi wá fi léèdé ìdọ́nà máa fẹ́ pọ̀rọ̀ sí rẹ̀. Tó máa ta máa jábá ní àrẹ̀lẹ̀ jẹ́rì, wàtà arúgbìn lè rọ̀jí méjì sóbi sáà ó sọ̀rọ̀ nípa ìjẹ̀mú àti ìláyà àwọn tó ń láyà lẹ́rọ̀ọ́nì ilé sọ́rọ̀ rẹ̀ sáájú bá pẹ̀lú wípé wọ́n láyà wọ́n fẹ́ kí ó lẹ́lẹ̀ wọ́n fẹ́ kún sọ́mà lọ wọ́n lọ bọ́lọ̀ pípọ́ lọ́lọ́run náà ti ẹ̀wà torí pé a fún wọn ní agbára mẹ́ta fún wọn ní agbára kátà yúrù

wọ́n máa lọ sí yáá wọ́n lọ tẹ́kí wọ́n méjìlì tọ́lọ̀ òun ti bẹ̀rẹ̀ ọmọ lẹ́ríkà lérí ètò ayé wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń tò fún bẹ́ẹ̀ wọ́n ti sáàmẹ̀ ọ̀bẹ́ wọ́n ti ń gbé gbòòrùn wọ́n ti ń gbé gbèlè ti pẹ́ àtọkùnrin wọn tó bẹ̀rẹ̀ wọn ọlọ́run tó wọ́n lọ jí ọ̀rọ̀ wọ́ tẹ́wọ́ wá jí ọ̀rọ̀ wọ́ sàwọn àgbẹ̀mú lọ́dọ̀ àmàláìkà wọ́n wá dà fáwọn aláwo àwọn ọmọọṣẹ́ wọn àwọn onífá àwọn ọlọ́pẹ̀lẹ̀ àwọn yẹ̀wò àwọn ọmọ wá aṣọ tí ọ àwọn fífọ́ fáwọn rìnà àwọn rìnà ọlọ́wọ́ abẹ́ dáwọ́ ẹ̀gbó nítorí pé àrìsálàtò Muhammadiyya ó lè jẹ́ mọ̀záká mọ̀lẹ́fà káàlẹ̀ fọ́ọ́mọ́ kọmọ́bà títẹ̀ ìwé ìpínlẹ̀ gbogbo wa lọ sọ̀rọ̀ yíta ti Nàìjíríà nípa tí Musa Jésù lọ́nà tí ó kò ráàrì lè bá pé lápé pẹ́ẹ́rẹ́ pé àpẹ́pẹ́rẹ́ gẹ́gẹ́ náà lọ́lọ́bílẹ̀ ìmàláríkà ẹwà lọ búrọ́kù gbogbo ojú ọ̀nà sọ́nà ẹlọ́kùn mọ́ sí ìgbà sílẹ̀ ẹlọ kó bọ́ọ̀mù síbẹ̀ ẹlọ kó àrá síbẹ̀ kí àwọn àjẹ̀lú ìmọ̀ lè wá wú ọ̀gbọ́n mọ́ bá gba ìgbàlà níbi والذاكرات ذكرا والذاكرات ردا على أساطيرها للجاهلية أفتح الفزي gbogbo àwọn àyẹ̀wò àti gbogbo àwọn òkúdá àwọn òkúrọ́ àwọn tí wọ́n sọ lójú ohun tó ní àwọn àsìkò jàìlíyà rí ìlàmù tó dé mìtì fọ́ọ̀dìyàn bí a na orí àtàkọ̀rá bàtà pé ìtàlúwà ìfọ̀kọ́ àdàrùn wà fẹ́ ìdàrí jẹ́ máa wọ́n á ní àṣepọ̀pẹ́ láàrin ọlọ́run àtàwọn àjẹ̀mú kóòdà àwọn pin sí mẹ́ta ní wọ́n nínú ọ̀sọ́lọ́ ọlọ́run ń bẹ àwọn àpọ́bì rẹ̀ lọ màláíkà àwọn àdíjẹ̀ ní àwọn àjẹ̀mú àwọn àkànníra náà àwọn kèfèé ní wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́nu wọn fásitì ṣe ìpàmíyá àjẹ́ àìléyà ọjẹ́ ti ìgbà ignorance àwọn akẹ́kẹ́rá nínú wọn náà ni wọ́n tapọ́lá wọn ó ní ọlọ́run bẹ mọ̀láíkà ìyàwó rẹ̀ àwọn àjẹ̀lú làkọ́ bí ọlọ́run lẹ́nu wọn àwọn èèyàn wá ní àwọn ẹranko ní lọ́sẹ̀lẹ̀ àwọn èèyàn làbígbẹ̀yìn lẹ́nu wọn fún ọlọ́run àwọn èèyàn náà àwọn kan tó ní lára láàrin owó náà òkúrú ni wọ́n àwọn fún tapọ́lá wọn níbi òkúrú ọ̀sọ̀ òpònú lè bó òpònú mẹ́rin. Abẹ́ ìlú àwọn ọmọ wọn lára àjẹ̀lú nìyàwó ọlọ́pẹ̀ màláíkà nìyàwó ọlọ́run. Wọ́n pe màláíkà ní ìyàwó ọlọ́run. Wọ́n àwọn òṣèrè tó ní wọ́n yá ìmọ̀lẹ́ka yá ìfúgbọ̀ àwọn obìnrin ọlọ́run àwọn ní alọ́mọkùnrin ní pé àwọn èèyàn ní ọmọkùnrin àjẹ́nà tó á jẹ́ wọ́n ni orin ìrẹ́ńtẹ́ láàrin mọ̀láíkà sí èèyàn ìgbẹ̀lọ́ látẹ̀lẹ̀ gbogbo ẹ̀ òtútúrà ní ìsọ́rì ni wọ́n ń sọ sí àtà sí irun àwọ̀ yìí òtútúrà ní ìsọ́fà وتحدثت السورة عن العباد والجزاء náà ni sóra fi wọ́n sọ nípa gbé ìdí ọlọ́wọ́ gbé àjíjẹ́ àti ẹ̀sàtọ́lọ̀ wọ́n sọ wọ́n tó mẹ́rin kó lọ́ra wà jẹ̀lú wà ní káàrí mọ́ṣíríkì ìdàlàbú àwọn ẹgbẹ́ ọjọ́ ìtàkùtùkù ní sàkì àmọ̀ òsígbẹ̀ndẹ̀ kan mọ́ وَاتِّبَاعِهِمْ لِلْحَيَاةِ مَرَّةً بعد أن يتبعه عظاما ورفاتا Àwọn àwọn tí sáwọn jẹ́ ìrìgà ìrọ̀mí, أو ذكرت السورتان ذكرت السورة قصة المؤمن والكافر lẹ́yìnbà tó bá ti fi nínú ẹ̀nì wa nílẹ̀ pé ọlọ́run nìkan lọ́ba ẹ̀dá ọlọ́run ní àwọn aláìsà ẹ̀dá ọlọ́run àjẹ̀nú ẹ̀dá ọlọ́run àwọn èèyàn ó kó tún lẹ́nu lọ́tún wọn á bẹ̀rẹ̀ ilẹ̀ pé tọ ọ̀rọ̀ múmìnà àti kẹfìrí kàfìrí èèyàn bí ọkùnrin kan méjì kan ọ̀kan jẹ́ yàwúzá ọ̀kan jẹ́ Ee, eh? Kastura kọ́ Abu Kastura nínú àwọn ọmọ Ísírẹ́lì wọn àwọn ní oṣù takura wọn kẹtọ́sàbúrò ní wọ́n nínú àwọn ọmọ Yakuba àwọn ọmọ ọmọ rẹ̀ ọ̀kan gbà kọ́lọ̀ jẹ́ Yahuza